Allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ẹ̀tì kan fún Muhammad sallallahu alaihi wasallam àti fún àwọn sahaba àti àwọn tó bá ṣe tẹ̀lé fún àwọn sahaba tó fi di ọmọ kiyama ibadallah tí musíbà bá ṣéyàn ní dúníà yìí tí musíbà bá ti ṣéyàn ọlọ́run sọ fún wa pé àwọn náà láfa tá bá rí musíbà tá bá rí àdánwò ọlọ́run ní pé àwọn náà láfa ọlọ́run sọ ní Qur'an ní pé wa ma asabakum min musibatin fabima kasabat aydikum ọlọ́run sọ níbi ayà pé gbogbo musiba tó bá ti ṣe yín ẹ̀yin lẹ́fà that is why ìtẹ́yìn bá ti rí pé ah, àdánwò kan bá mi yìí sí pé báyìí nǹkan tó kù ni pé ìyá kan ní abúlé kan ló ń ṣe mí àyè kan níbi kan ló ń ṣe mí àbí àwọn ìjọba ní wọ́n fẹ́ dada fún wa abadan rárá nǹkan tó yẹ kẹ́ ìmọ̀ wò ní pé kí nìkan tí mo ṣe fọ́nà ọ̀gá torípé ọlọ́run ti sọ fún wa pé wà má aṣọ ọba kò lè mùsíbà tì gbogbo mùsíbà gbogbo àdánwò tó bá ti báyàn ọlọ́run sọ pé àmọ́ ilé òsínmẹ́ gbogbo ẹ̀tàn yẹn ọlọ́run pé kí ni fàbímà kásábàtì ó yẹ ká máa ronú pé á ah, gbogbo nǹkan tó ń ṣe wá báyìí nàìjíríà yìí táà pé nǹkan wá nǹkan ṣe báyìí nǹkan ṣe báyìí nǹkan tó yẹ ká máa sí pé kí ni kí ni nǹkan tá a ṣe gẹ́gẹ́gán kí ni nǹkan tá a ṣe gẹ́gẹ́gán àǹtá bá wò dáadáa àwọn aburú táwọn ṣe nàìjíríà yìí ó pọ̀ gan ó pọ̀ gan ní nàìjíríà yìí àwọn àmọ́ ṣe jàmbá fáwọn èèyàn fẹ́ ta nǹkan ṣe jàmbá ní sọ̀tọ́ afera nkan amachita àwọn ana la njeriba ana la rìbá àwọn náà ń gbó lápò àwọn gba owó pé ẹ reconnection rí connection ọ̀ ní nìkan àwọn aburú tó pọ̀ tá ń ṣe ní Nàìjíríà yìí tọ́nà 5000 naira tàbá ń padà rí kú 5000 ní Nigeria yìí olú nǹkan tá ń ṣe kódà ọlọ́run tún kẹwa ni pé a tún ra epo nífà pẹ̀lú nǹkan tá ń ṣe Nàìjíríà yìí ọlọ́run yẹ ká máa rí kú 20,000 ní fún 1 litre pẹ̀lú àwọn abúrú tá ń ṣe tàbá tún 20,000 gan ọlọ́run tún kẹwa ni torí kọ́lọ́ ni pé kí ni wà máa asabakum min musibatin gbogbo abúrú tó bá ti báyìí fabima kasabat aidikum nǹkan tẹ́ bá ti ṣe náà ظهر الفساد في البر والبحر aburú ìbàjẹ́ ó ti ó ti hàn ní gbogbo ayé níbi bárù ni lórí ilẹ̀ ni níbi báhàrù ni lórí omi ni aburú ti hàn bẹ́ẹ̀ kí ló fà ọ̀rọ̀ ni pé bima kasabat aidin nas nǹkan táwọn èèyàn ṣe náà ni ló fà nǹkan táwọn ṣe òun ló fà fasad o ló fa ìbàjẹ́ tó hàn ọlọ́wà ní pé o wá jẹ́ kán rí consequence pé kẹ́ ọmọ ṣẹ̀ ó wá ní pé lè rí kọgùn báradọ̀ lẹ́dí àmìlú so apá kan nínú nǹkan tán ṣe ọlọ́run fẹ́ kán test ẹ̀ kán rí bó ṣe mọ́ rí torí pé gbogbo nǹkan tí tá ń ṣe nàìjíríà yìí tó náà bá fẹ́ fìyà jẹ wá gẹ́ a a a o àrùgbọ̀ báyìí àmọ́ gbogbo nǹkan tá à ń rí kìí ṣe gbogbo ẹ̀ lọ́wọ́n fi fìyà jẹ wá torí wọ́n lọ́n sọ pé kí ni lìyùdí kọ̀hùn bá dọ̀ apá kàkí ṣe gbogbo ẹ̀ tán yá gbogbo àwọn ẹ̀rí pé wọ́n ń ta àwọn ẹ̀kọ́ one two one three wa àbí kí ló ń ta gbogbo ẹ̀ bá dùn ní apá kan là ń tẹ́sí bẹ̀ táwọn la'allahum yarji'un so that ton fi padà wá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ton fi ronú pìwàdà ton fi ronú pìwàdà níbòmí anábi sọ́nà bí hadithi ka pé ma min qawmin yu'malu fihim bil ma'asi hum a'azzu minhum wa wa wa amna'u la yughayyiruna illa 'ammahum Allah bi 'iqab hadithi wọ́n ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ màá sí ó pọ̀ bẹ́ẹ̀ gan àwárí àwọn ẹ̀kan inú wọn tó ń sọ fún wọn pé kíní ẹ má ṣe mọ́ kò dáa àwárí àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní kíní gbogbo ọ̀tán yẹn wọ́n mọ̀ jìyà ni wọ́n lọ fi ń sọ fáwọn èèyàn ẹ má gbalápò mọ́ ẹ má jẹ rìbá má ẹ má ṣe zìnà má ẹ má gbóni má ẹ má ṣe pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹbọ táyà ṣe pẹ̀lú Allah subhanahu wa ta'ala ní ìlú yìí ó tó láti dànkarú ó tó láti dànkarú a wá rí pé àwọn èèyàn wá ń ṣe àwọn abúrí àwọn kankan tó sọ fún wọn pé ẹ ṣe mọ́ gbogbo àtọ́yìn alájọ̀jì yà ni àdẹ̀ jẹ́ sọ́ọ̀lẹ̀ èèyàn gidi àtẹ̀lú jẹ́ tọ́lẹ̀ èyàn burúkú gbogbo tán yá wọ́dọ̀ jìyà ni that is why a mọ̀ sọ náà ni a mọ̀ sọ bóyá ọ̀nà lè wòye láti fi fún akalẹ̀ àmọ́ táà bá sọ kankan tá dákẹ́ bá wọn nítorí tí wọ́n ni pé gbogbo tán yádọ̀ jìyà ni pẹ̀lú hadithi yìí ọlọ́wọ́ sọ níbi àyà kan láti sọ fún wa pé lára nǹkan tó máa ń fa rísíkù tó máa ń fa àṣìkí fáwọn wọn ni pé kí ẹ̀dúró dédé lórí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ọlọ́wà ni pé wa an law istaqamu ala tariqati tó bá ṣe pé àwọn ẹni yìí tó bá ṣe pé wọ́n dúró dédé lórí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ọlọ́ni pé ó kán ṣe lé wọ́n ṣe mọ́ ṣe lé wọ́n ṣe láìpé wọ́n dúró tí gbogbo yóò la asukọ iná wù má àgọ́dà kọ ọ̀dà ẹwọ àsìkò yìí ní sùráì normally wẹ́ kódùmọ̀ ọ̀rọ̀ ní táìmì yìí ṣé ààrí pé ó rí bákàbákà pé wàá sóde táìmì yìí gbogbo àwọn tó jẹ́ farmers wọ́n jẹ gbèsè ní bámúni ṣé ìyẹn náà ṣé àwọn ìjọba náà nìyẹn náà ó yẹ káàwé sí pé ah, kí ló ń ṣẹlẹ̀ gan àrùn mi kò gbogbo eléyìí ọlọ́run pé sí àkíyèsí pé ẹ padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nǹkan tẹ́ ń ṣe nàìjíríà yìí tọ́lọ́run bá fẹ́ mú yín bó ṣe kó mú yín Allahu musta'an ọlọ́run sọ níbi àyà kan pé walau anna ahlal qura àwọn tí wọ́n wà nílùú tó bá ṣe pé amanu tó bá ṣe pé wọ́n ní iman wọ́n gbàgbọ́ lọ́wọ́ nínú Allah subhanahu wa ta'ala wọ́n náà ni pé wọ́n ṣe tawhid wọ́n ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala wọn mú orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan tí àwọn yẹn ń sìn wọn sí wọ́n dá ọgbẹ̀nu ní Ọlọ́run nìkan náà wá ń sìn Ọlọ́run ń pè tó bá wà ní ìṣòro wọ́n máa ń pè Ọlọ́run ni tó bá ṣe pé wọ́n wá ní irú ìmáàni yìí wàtàkọ̀ wọ́n wá bẹ̀rù Allah subhanahu wa ta'ala lẹ́yìn àtọ́ ní ìmáàni pẹ̀lú Allah wọ́n wá bẹ̀rù Allah subhanahu wa ta'ala tó àìkú wọ́n ṣe bẹ́ẹ̀ yọ́nà sọ lafatahna alayhim barakat min as-sama àbá ṣílẹ̀kùn bárọ́kà tó pọ̀ láti sámà fún wọn tó bá ṣe pé wọ́n ní iman pẹ̀lú allah subhanahu ta'ala wọ́n wá bẹ̀rù allah subhanahu ta'ala lafatahna alayhim barakat min as-sama àbá barakat láti sámà fún wọn ni so meaning that ọlá pé wọ́n ṣe bẹ́ẹ̀ òun làfi ṣe lè fún wọn ọlọ́run pé kí ni mina samai wal ard láti samai láti lẹ̀ ní gbogbo ẹ̀ àmọ́ ń bára fún ni wọ́n mọ̀ orún jẹjẹ wọ́n mọ̀ orún mi wọ́n mọ̀ sí nǹkan tí ó yẹ kí wọ́n ṣe tó fún sẹ̀mí wọ́n wà ní pé walakin kadhabu àmọ́ àmẹ́ nìyí kí wọ́n ṣe tó yẹ kán ní iman pẹ̀lú Allah tó yẹ kán bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kí wọ́n ṣe kadhabu kadhabu wọ́n ní pé àwọn nǹkan tó ń Qur'an àwọn nǹkan tí alábìnrin sọ sunna gbogbo ìrọ́ ni wọ́n gbá àwọn ẹlòmí wọn ọkọ̀ sọ pẹ̀lú ahọ́n pé irọ́ ni àmọ́ actions wọn point pé wọ́n gbà pé kí ní irọ́ ni wọ́n lè sọ pé àwọn ni ìgbà míì a ní kàdán pé ní makọ́lù hal wa makọ́lù alisan ìgbà míì nǹkan tẹ́yàn bá ti sọ ìgbà míì ó lè wà lórí ahọ́n ìgbà míì ó lè jẹ́ nǹkan tẹ́yàn bá ń ṣe Qur'an pé mo jẹ́ mùsùlùmí mo rí pé

agbá wọn mú pẹ̀lú nǹkan tán ṣe àǹkan tán ṣe yẹn láfọ́ agbá wọn mú sí pé nǹkan tán ṣe ní nàìjíríà òun ń fàyà fún wa gẹ́gẹ́ kan ló ń fàyà fún wa yọba kan ló ń fàyà fún wa imam ibn kathir rahimahullah ìgbà sọ tó bá ṣe pé wọ́n ní iman wọ́n wá páyà Allah subhanahu wa ta'ala wọ́n ní pé kí lọ́gbà lò pẹ̀lú lè afá ni pé ai amanat qulubuhum ọkàn wọn ó gbàgbọ́ pẹ̀lú nǹkan tí ànábì gbé wá wà saddaqat bihi ó wá pé nǹkan tí àwọn sọ òótọ́ ni wà taba'athu wàtàkọ̀ọ̀ wọ́n wá pẹ́yà Allah subhanahu wa ta'ala pẹ̀lú kíni bí fi'li ta'at àwọn kọ́tọ́ níbi káàmọ́ ṣe ọmọ ń ṣe alákọ̀ọ́nà wọn kọ gbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti àwọn nǹkan tí àwọn òṣìṣẹ́ gbé wá lẹ́yìn yẹn wọ́n tún wá ń bẹ̀rù Allah pẹ̀lú pé gbogbo nǹkan tán níbi káàmọ́ ṣe wọ́n ń ṣe wàtàrùkìl ṣáàlẹ́ sọ pé àǹkan ní ká mọ́ ṣe àìṣe àìṣọ́bẹ̀ ó hàn pé àìṣọ́bẹ̀ pẹ̀lú bí àwọn obìnrin sí máa ń ihò àdẹ̀rẹ́ ẹ̀kan tó máa takò wọn àwọn tó bá ti fẹ́ ń takò wọn wọ́n túnmọ̀ sọ pé aláṣìṣẹ́ àwọn ẹni yìí aláṣìṣẹ́ ni wọ́n ẹ ní pé àwọn èèyàn sí nǹkan tó dáa ẹ ti wá rí àwọn tó ń pẹ̀lú sí nǹkan tó dáa ẹ tún máa stop wọn pé kán ẹ wá rípa àwọn kan ṣe ẹ tí wọ́n dínà pé pé kọmọ́ ṣe ń pọ̀ ní orúkọ burúkú bóò lè ṣàtọ̀ sí àwọn Yahudi tọ́lọ́n sọ pé wàyàkùtùlúnà lẹ́dínà yàmùrúnà bilkistimina nas àwọn ẹni wọ́n sọ pé kan ṣe tó da wọ́n tó da

bárọ́kà fún láti sámà ti ilẹ̀ afá ni pé ai kọ́tùrù sámà òjò láti sámà yóò mọ̀ wá wọ̀nà bátùl ard àwọn nǹkan tó ń wù láti lẹ́nà yóò mọ̀ wá náà àmọ́ ní ọdún yìí sọ́rọ̀ pé kò rí bẹ́ẹ̀ nǹkan tó kàṣí ni pé a ṣe iman pẹ̀lú Allah fàkọ̀dùnáhùn bí ma kánú yaksibun àwọn ẹni wọ́n á ṣe kíni kádàbó wọ́n nípa nǹkan tá ń sọ irọ́ ni àwa ṣe kíni àwa gbá wọn mú pẹ̀lú nǹkan tó ń ṣe afá ni pé ayé wà lákìn kádàbó rusulahum nǹkan tí àwọn òṣìṣẹ́ sọ wọn gbàgbọ́ wọn gbà wọlé bí halak àwa pa wọn run torí ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn haram aqulu qawli hadha asafa li wa lakum jami'al muslimin <clears throat> alhamdulillah ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد nǹkan tá à ń sọ lọ́wọ́ náà ni pé àwọn nǹkan tó ń fa ìyà fáwọn èèyàn òun náà ni nǹkan tó bá ti ṣe pẹ̀lú ọwọ́ wọn a tún wá rí hadithi kan tí anábì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí hadithi yìí abdullah ibn umar ló bá wa ó ní pé akùbálà aláìna rasulullah ní ọjọ́ kan òdíṣà allah anábí ọlọ́run ó dájúkọ wá sallallahu alaihi wasallam ó wá ní pé ya ma'sharal muhajirin ẹ̀yin muhajirun ẹ̀yin tẹ́ wá láti makka tẹ́ lọ sí medina ó ní pé khomsun nǹkan márùn-ún tó ṣe pé ìdàbtùlí tùnbì hinna tọ́lọ́wọ́n bá fi nǹkan máa tó bá fi ṣàdánwò fún yín wà rúdù bí láyé àǹtùkùrìkú hunna àmọ́ èmi wá ṣàtàrà lá fún yín pé ẹ̀ ní bá nǹkan márùn yìí àmọ́ tó àìkó bá yín wàhálà ti ṣẹlẹ̀ kí nǹkan márùn náà anábì ni pé aláwọ̀kọ́ lam tazhar alfahisha fi qawmin qat hatta yu'linu biha حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذي مضى مضى الحديث يعني ni pé tí fáhíṣà zina tó bá ti pọ̀ nílùú pé pé wọ́n hàn ìdísílẹ̀ mi wà ní nàìjíríà yìí zina wọ́n hàn gan anábì ni pé kò sí àwọn kọ̀ọ̀rùn àwọn bí àwọn bí nǹkan bẹ́ẹ̀ bí kòrónà bí hiv yóò mọ̀ ṣẹlẹ̀ sí wọn wọ́n àwùjá àti àwọn àwọn pain tó lágbára yóò ṣẹlẹ̀ sáwọn ẹni yìí torí pé wọ́n ń ṣe zina zina ní ìlú náà alákọ́ nìyẹn ẹlẹ́kẹ̀jì anábì ni pé wàlàm yankó solomikiyal wàlmizan illa ìdùbì ni pé kíni ìkẹlẹ́kẹ̀jì ngalafẹ́ lùmbẹ̀ rẹ̀ tó wá fẹ́ tànkà fún àwọn èèyàn wọ́n máa ṣe jàmbá ní bọ́ṣẹ́ wọn kì níyẹn wọ́n ti wá ṣe jàmbá níbi pé nǹkan tán lò gan jàmbá wọn bẹ̀ pé pé wọn ò ní tààbúṣẹ kan ta àyẹ́bìnrin pé tábà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ o ọlọ́run máa mú wọn

fa inna lahu ma'ishatan danka yóò mọ gbé ayé tó le onílàwà ní sí báyìí anẹ́bà ní pé wàjá orí sultan nínú nǹkan tọ́lọ́run fi ṣe ìyà fún wa o ni pé àwọn olórí tán mọ̀ ní àwọn tó ṣe pé wọ́n mọ̀ ṣàbòsí wọn àwọn olórí tán mọ̀ ní wọ́n mọ̀ ṣàbòsí fún wọn a o ni pé àwọn náà ṣe kí ni wọ́n ṣàbòsí fáwọn yẹn náà then anabi wa continue hadith yẹn àmọ́ torí time à ah, ní parí hadith yẹn ṣáà torí time nǹkan tó mo fẹ́ lóbi hadith yẹn ní mùsùlùmí bẹ́ẹ̀ wa ni a mọ̀ ṣe ní irú àsìkò ti tí nǹkan bá tí nǹkan lè báyìí na ni suru. kí ẹ ní sùúrù asọ́bùrù kí ẹ ní sùúrù ti ní sùúrù ìyóò máa gidi ọlọ́ni pé wala nabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwal wal anfus was thamarat wa bashiris sabirin ọlọ́ni pé àwọn èèyàn á mọ̀ dán wò pẹ̀lú pé bí wọ́n mọ̀ bẹ̀rù wal anfus kódà gan ẹ̀mí gan yóò mọ́ bọ́ sí wal samarot àwọn nǹkan tó mọ́ tẹ́lẹ̀ nínú àwọn fruits àwọn produce wọn nímọ̀nímá àbí ma dínkù wọ́n wà ní pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wà bá ṣe sọ̀bìrín àwọn tó bá ṣe sùúrù ní àsìkò náà ẹ fún wọn ní ìró tó dùn látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ilẹ̀ nǹkan aláwọ̀kọ̀dá máa ṣe ní kí ni ìyẹn máa ní sùúrù ni ìkàlẹ́kẹ̀ẹ́ sí tí ó ẹkẹ́ máa ṣe wọ́n ni kí ni as-sam'u wat-ta'a li wulati al-umur kí ẹ obé àwọn tó jí olórí fúnyàn kí ẹ ṣe kí ni kí ẹ obé àwọn tó jẹ́ olórí fúnyàn ní àsìkò yìí kódà kò bá jẹ́ pé nǹkan le anábi ni pé alayka as-sam'u wat ó dọwọ́ yín o kẹ́ṣe kí ni kẹ́ ẹ mọ obé àwọn tó jẹ́ olórí fún yín fi usrika wa yusrika nǹkan le ni àbí nǹkan dẹ̀ ni ẹ ṣe kí ni ẹ òbí wọn fìlìmọ̀ṣọ́tìkà wà makrohic ọ̀nífẹ̀ sí kíní ẹ̀ náà àbí ọ̀nífẹ̀ sí wọ́n ti kíní ọ ma ṣe tẹ̀lé fún àwọn olóyìn náà ni anábi sọ níbò mi pé wà in dọ́rọ̀bà dọ́rọ̀k wà ákọ̀dà máa lak kódà kò bá ṣe pé lára nǹkan tẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn láti fi tó nǹkan inú nǹkan tẹ́ẹ̀ máa ń ṣe náà ni kí ni kí ẹ̀ ń ṣe àtọ́wọ́bà wal istighfar kí ẹ̀ ń túbà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí ẹ̀ máa tọrọ àforíjì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́sọ̀ ní Qur'an ni pé inna Allah inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́sọ̀ níbi ayà pé nǹkan tó ń ṣe àwọn èèyàn à ní gbé kúò nǹkan tó ń ṣe àwọn èèyàn nínú wàhálà àti ìdàmú ànígbékò àyàfi tàà náà bá chìdì fúnra wọn táwọn bá chẹ́njì àǹkan tó ń ṣe wọ́n àníṣekíni ànígbékò àmọ́ tó bá ti chẹ́njì àgbàṣekíni àgbékò táwọn bá chẹ́njì ànígbékò tó yẹ káṣekíni káàtúbá ká fi àǹkan tàà ń ṣe tó jẹ́ṣẹ́ ká fílẹ̀ níbomi ọlọ́run ti sọ pé àwọn èèyàn rẹ̀ ó ní pé kí ni fakultu stagfi rabbakum mo sọ fún wọn pé ẹ jẹ́ kí ni istagfi rabbakum ẹ máa ṣe istighfar ẹ máa wá ìfọ̀ àforíjì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tẹ bá ṣe bẹ́ẹ̀ torí pé innahu kana ghaffara ó sọ̀kẹ́ láti sámà wá fún yín wa yumdidukum bi amwal bákan yóò máa ṣe dúkìá fún iná ìyẹn tẹ́ ẹ bá ṣe kíni tẹ́ bá ṣe istighfar so idan a ṣe kíni a nílì tawwa istighfar látọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala nítorí táìmù sọ́ọ̀ ta'ala a máa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد